بسم الله الرحمن الرحيم وبه نستعين وصلى الله على نبي الكريم وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته يا الله إيه alimul ghaibi wa shahada ọlọ́run orí àníyàn mi wípé torí tiẹ̀ ni mo fi fẹ́ ọmọkùnrin yìí ọlọ́run ó ah! sì ní èso ọba àkà ìyà ń jẹ mí ah! láìláìlá Ah, wọ́n sì kìlọ̀ fún mi o wọ́n sọ fún mi o ah, wọ́n sọ fún mi dé. Ah, torí ọ̀kẹ́rẹ́ kéke kókó láwo bá wí fọ́mọ ẹni agbọ́. irú ìmọ̀ràn wo là á fún ẹni tó bá sọ báyìí ẹ dákun mo kí gbogbo àwọn àgbàlagbà bàbá wa Sheikh Abu mo kí yín ọlọ́wọ́n sàgbà yín láǹfààní ọlọ́wọ́n jẹ́ kárí yín pé ọlọ́wọ́n ní fi yín ráre kò ní dójú tì yín láéláé ọlá al lọ́dọ̀ ọlọ́wọ́n gbogbo ẹ̀yin ìyá wa gbogbo yín ni mo kí o mo tún kí gbogbo wa lẹ́ẹ̀kan sí asalaamu alaykum rahmatulahi ta'ala wa barakatuh tá a bá bi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀yà wa tó jòkó báyìí nǹkan tí mo sọ yìí wọ́n ti sọ rí bóyá a rí ẹni tí ń sọ lọ́wọ́ báyìí bóyá a rí ẹni tí ń rò ó lọ́wọ́ báyìí bóyá a rẹ́ni tí ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ báyìí ọ̀rọ̀ gbéyàwó kìí ṣe ọ̀rọ̀ ayé ò ṣe gbé ọ̀run ò sì ṣe lọ ayé kò ṣe é gbé ọ̀run kò ṣe é lọ ah, wàhálà ìjẹ tí wàá pọ̀ jù ah, wàhálà ayé yìí pọ̀ jù ọba gbọ́ tí táyà mọ́tò kan dún gbóò òun lọ kọ́kọ́ sáná síbẹ̀ ah, láyé ti sú yín ni ẹ̀ ń tún sá ni ọba àlekè ọlá sọ fún ànábì Muhammad nínú súrátù Rúùmù áyà kọkànlélógún súrátù Rum ó ní súra ọgbọ̀n áyà kọkànlélógún ọba àlekè ọlá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim.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 àbí tọ́ bá ní ká máa fẹ́ àlejànú àbí tọ́ bá ní ká máa fẹ́ àwọn màláìkà. Ah, ayé ò ní ṣe gbé nítorí pé àjọ ẹranko ọ̀tọ̀ lèèyàn ọ̀tọ̀ lẹ́ranko kódà tó bá rí ẹranko tó hùwà bí èèyàn wá ní ah, ìṣènìyàn níṣẹ́ ẹranko àmọ́ síbẹ̀síbẹ̀ èèyàn ìṣẹ̀ranko àfi tó bá sọra rẹ̀ dẹranko nìkan ló kù bọ́lọ̀ ń bá ní ká máa fẹ́ àwọn àlìjẹ̀nú agbé nítorí àmọ́ rí wọn nísìn tó bá yà ní rí wọn mọ́ àmọ́ gbọ́hùn àwọn àlìjẹ̀nú gbà míì a sì ní rí wọn a sì rí wọn gbà míì àwa fúnra ara wa á dìjú àwa bá ṣe kú mbẹ̀ ni àwọn màláìka ò tiẹ̀ ṣe ọwọ́ adá èèyàn bíi tiwa kò sí nǹkan kan tá a fi yàtọ̀ ẹ̀dá kan náà ni wá. déédéé kan náà ni wá wájú ọlọ́run bákan náà lọ́lọ́run ṣe dá wa ebi ń pa wá ebi ń pa wọn náà inú ń bí wa inú ń bí àwọn náà inú wa ń dùn inú àwọn náà ń dùn ooru mú wọn òtútù mú wọn òǹgbẹ́ǹgbẹ́ wọn gbogbo nǹkan ní tí ń ṣe wá ní ṣe wọn kò sí àtọ̀ kankan tayọ pé ètò ọlọ́run wà ọlọ́run dá àwọn obìnrin láti ara wa. ó dá àwọn obìnrin láti ẹ̀fọ́n ha anabi adam aleyhi salatu wa salam nítorí náà ẹ jẹ́ sọ fún o ẹ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún o tí wọ́n bá ní èwo lọ́kọ́kọ́ dé ẹyin ni àbádìẹ èwo lọ́kọ́kọ́ fẹ́ dénú wọn. Eh, so àwa ni bàbá yín eléyìí náà nìyá wa ọ̀dà mo gbà àjọ àti ara wa ni so pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà lámọ̀ ṣe o nítorí ìwọ̀ bàbá wà ìwọ̀ ọ̀yá wà ẹ fún wa gẹ́gẹ́ bí bàbá àwa náà bọ̀wọ̀ fún yín gẹ́gẹ́ bí ìyá ẹnìkan ní ẹ eh, wọ́n ní ó wà ní abẹ́ ẹsẹ̀ ìyá bẹ́ẹ̀ ni àlìjẹ́nà ìyàwó ó wà lábẹ́ ẹsẹ̀ ọkọ tọ́tán ọlọ́run bá buhari àkókò ọ báláǹsì gbogbo nǹkan pẹ̀lú déédéé pẹ̀lú dọ́gbadọ́gba pẹ̀lú ètò ẹ̀fọn ṣe kéré mọ́ tí ẹ̀fọn bá lọ jẹ alágbára tó bá fi malaria ẹ parasite la nísìnyí ibi tí alágbára ọmọ gbọ̀n yìí bẹ́ẹ̀ fọn ṣe kéré tó bí gbogbo wa ṣe lágbára tó bá ṣe mọ̀ bá ṣe nímọ̀ tó èèyàn àti ìrí solution sí ẹ̀fọn bá ń ṣe ń pa wọ́n sí bẹ́ẹ̀ wọ́n ń pọ̀ sí i bá ń ṣe ń fi wọn ní nǹkan bẹ́ẹ̀ ni wọ́n ń develop nǹkan tó ń pè ní resistance bí wọ́n ṣe kéré tó àwọn ni wọ́n ń pààyàn jù nínú gbogbo ẹranko tọ́lọ́run dá ejò ọ̀pààyàn tó tó ẹ̀fọn kìnìún ọ̀pààyàn tó ẹ̀fọn àkekèé ọ̀pààyàn tó ẹ̀fọn ẹ̀fọn ní pààyàn jù ó sì kéré so ọkùnrin lè lágbára agbára kan bẹ tí ọlọ́run fún obìnrin náà kọkùnrin ò ní so ọlọ́run dá wa ó fi wá tira wa ni ó ní ká kọmplimẹ́ǹtì ara wa èèyàn yìí ní orí kọ́mọ̀ lọ́kàn jẹ́mọ́ tọkùnrin bá jẹ́ olórí ilé obìnrin ó sì máa jẹ́ ọkàn lé obìnrin ní pọ́ǹpù ẹ̀jẹ̀ sí gbogbo ara tọkàn bá ṣiṣẹ́ dáadáa kò sí bí ọpọlọ ṣe lè wù kó pé tó bọ́pọlọ bá pé kò sí bí ọkàn ṣe lè wù heart kó efficient tó wọ́n ní wèrè ní tó bá jẹ́ pé ọkàn ni òṣìṣẹ́ dáadáa ní wọ́n ní aláàárẹ̀ ni aláàárẹ̀ ni èyí náà mọ̀ ní ẹ̀sánú rẹ ẹ̀wà rí ọ̀rọ̀ méjì ń bẹ tọ́lọ́run ló ń bi áyàtà kàyí tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ gbọ́yé màwádà ọ̀rọ̀ mẹ́ta sákàn màwádà rahma kódà ó fi kẹrin kún kódà ó fi karùn kún ó ní aya ọwa ní lìkọ́wọ́mí yẹtafakaru tafakur ẹja amúlọ́kọ̀ọ̀kan ọlọ́run ní nínú àmì èmi ọlọ́run tẹ́fì mọ̀ pé ọlọ́run ni mí òun lélẹ̀ wípé mo dá àwọn obìnrin látara yín ah ẹ mọ̀ pé fọ́nà ńlá ni kọ́lọ́hún ó pe àwọn obìnrin ní ẹ̀dá obìnrin ọlọ́run ní àmì òun ní ẹ̀dá obìnrin àmì ọlọ́run àyàtún àyàtún min àyàtìlá àmì nínú àwọn àmì ọlọ́run obìnrin tó àwọn obìnrin tẹ́ ń wò yìí àmì ọlọ́run ni wọ́n àmì ọlọ́run àmì ọlọ́run àmọ́ ní ká tu àmì o ọ̀rọ̀ míì kí ni wọ́n ń pè ní litaskunu ilayha aslu rẹ̀ sakan ni kí nǹkan kó kó sílé kó balẹ̀ kó rọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ hmm? kó kó nara eh, kó sinmi eh, kó balẹ̀ litaskunu ilaiha àwọn míì ní kẹ́ ẹ lè bá a bá wọn gbé askinu hunna min haisu takantum bẹ́ẹ̀ ni àmọ́ sáka ní eléyìí wọ́n ní ẹni téèyàn ọba gbé tí ò ní níni lára iná lóbìnrin abánigbé mọ́ni ní lára abánigbé. Tutu tutù pẹ̀sẹ̀ abánigbé mọ́kàn ẹni balẹ̀ abánigbé mórí ẹni yá abánigbé mára ẹni yá abánigbé kí ara ẹni ọ́ dá gágágágágágágágá kára gbé pírípírípírípírípírí. nítorí rẹ̀ wọ́n sọ pé ẹ̀dá obìnrin ẹ̀dá tó dáa ni ọlọ́run dá obìnrin dáadáa púpọ̀ obìnrin yìí jà wọ́n yìí bínú wọ́n yìí sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn wọ́n yìí kúrọ́ wọ́n yìí ṣèké wọ́n yìí ṣẹ̀gàn Allahu Akbar kódà obìnrin yìí jọ wú. ẹni tó bá mọ títóbi ọlọ́run tó bá ń gbé títóbi fọlọ́run ẹ̀dá obìnrin ni nǹkan ẹyọ kan náà tí ń gbóná tí ń sì ń tutù bí ń ṣe ń yọ ọkú níbi gbígbóná bẹ́ẹ̀ náà ló tutù tó tún wá ní ní méjèèjì kò sí ìtọ́ dá mẹ́ẹ̀ wakadhalika ja'alna kun ummatan wasatan àfi kọ́rọ̀ra wà láàrin méjì kọ́rọ̀ra gbóná díẹ̀ kó tutù díẹ̀ kó wọ́ọ̀mù tọ́ba kóòdù fìtínà ni tọ́ba họ́ọ̀tì wàhálà ni àfi kọ́rọ̀ra wọ́ọ̀mù kódà tọ́ba lùkù bàbá ńlá fìtínà ni. àmọ́ kí ni ó mọdúrétì rẹ̀ tamostat méjì ni ọlọ́wọ́n bá fi síbẹ̀ ẹ fẹ́ mọ tamostat náà àkọ́kọ́ ni màwádà màwádà òun náà ni màhábà ọkàn jẹ́ wípé màwádà tó ju màhábà lọ. No kí ni wọ́n ń pè ní màwádà hmm? ní tí wọ́n ń pè ní màwádà ní wípé ká wé gèlè ká gẹ fìlà mọ́wó bẹ̀ ni wọ́n ń pè ní màwádà màwádà ọ̀rá kọ̀mẹ̀sẹ̀ ìbínú òde inú bá a bá pè ní ìfẹ́ nítorí pé à ń sọ èdè Yorùbá ni Ọlọ́run fi ìfẹ́ ẹ mọ̀ pé ìfẹ́ bí ọba sọ ní di wèrè a sì sọ ní dọ̀dẹ̀ àfi tí ọba sí nìkan ló kù bí ìbá sọ láàfẹ́ sallallahu alayhi wa sallam aisha radiyallahu ta'ala anha yóò sì wu anabi wa muhammad sunsunsunsun ah ani anabi ibrahim ah anabi yóò láì anabi ọlọ́run lónìí ah, ah ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ni kóbìnrin ó wu ọkọ rẹ̀ sunsunsunsun kọ́ wa lọ pé ọkùnrin kan ah. àwọn ọkùnrin nu ah! àwọn ọkùnrin nu kọjọ àwọn ẹkẹ àtàǹpàkò lómojú ọmọ dí lómojú ara wọn tẹnìkan bá sọ bẹ́ẹ̀ yóò sì di ọ wa sọ ànàbí ní he mọ ìgbà rẹ bá dùn sí mọ ìgbà tó bá ń bínú he gbà tó bá ti sọ yìí pé ah ẹ ah Nabiyullah Ibrahim mo mọ̀ wípé ẹ ẹ òun bínú lónìí ẹ mo mọ̀ bínú mọ̀ ẹ ẹ anabi nu o anabi àmọ́ mo mọ̀gbà tí inú rẹ̀ dùn ó ní ya Rabbi Muhammad ah ọlọ́wọ́ ọba Muhammad àmọ́ tọ̀ máa ń dìbí náà ni ya Rabbi Ibrahim Abubakar baba Aisha ọmọ ẹni tó ń pè ní Ibrahim tó mọ rẹ̀ ọmọ azọ pé ya Rabbi Ibrahim mawadda ìfẹ́ kì í já alábùkù ara ẹni kì í já sẹra ẹni ẹ mọ̀ pé ìfẹ́ ló sọ ọkùnrin di àgbà tí ò ní làákàyè á àwọn àfáà kò rọjú tó bá tẹ̀ jẹ́ àfáà tó ní irúgbọ̀n bí àfàtà yìí láìláì lẹ́la ní àà ilé ìtókó tó dì fa kìíní yìí <laughs> kìíní yìí tó dì pé tó di àbítà fáwọn wọ́n mọ̀ fi ṣeré níbi kó bá tó wà lọ yọ kò ṣàgbákò àbíta ló lè pàdé àwọn àfà tó ń bẹ ń bì tó pé ẹ bá gbádá yín ẹ fìlà kankan tó lágbára àwọn yìí ni <laughs> kí n bọ̀ àdé ẹ̀kọ́ kí ní ẹ̀rọ mi látàárọ̀ ni kódà wọ́n bá wé láwà ní eléyìí náà ṣe ẹgbẹ́ sí kínní ọ̀dà mi ti bọ̀ ẹ bá lọ fi síbẹ̀ wọ́n ẹgbẹ́ lè ṣẹgbẹ́ náà oru òmu yìí ni ẹbọ ẹbọ ṣẹbẹ wọn sílẹ̀ tí ẹbọ àwọ̀tẹ́lẹ̀ ẹbọ ẹbọ oru múnà ó ẹni ẹ̀hẹ́ ọ̀dà ọ̀dà bá ń tú ìgbìyànjú náà tú báyìí yóò fà yọ ẹ̀rọ ń tó làágùn náà ẹ bọ́ sókòtò ẹ bọ́ sókòtò. fúnra ara rẹ̀ náà ní ọ̀bọ sókòtò rẹ̀ singlet náà ẹ yẹ kẹ sébínú ilé yín lẹ wà ẹ bọ́ singlet kẹ ẹ gbàtẹ́gùn kátẹ́gùn ọ̀fẹ́ sí la natural ọba wa bọ̀ tán ẹni hìn ọ̀dà báyìí ẹ relax a ní ẹ mọ̀ yọ ọkùnrin ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ikùn ní ibi àsọ̀kalẹ̀ àǹfààní àwa gba pàà òun ló sì wá rẹ̀ náà dé <laughs> àbí bẹ́ẹ̀ kọ́ ó dàgbà àwọn àpótí ẹ̀kọ́ ní ìwọlé ìmọ̀ <laughs> ṣé fi yé wọn. mawadda ni bó bá sì tún yá yí ọ wọlé ńgbà míì ó ní má jẹ́ àyíwọ́ ni mo ń kí ọ́ àyíká ìmúnà ń kí yìí kí ló dé a ní ẹjọ́ torí ọlọ́run o torí ọlọ́run torí ọlọ́run torí ọlọ́run ló fẹ́ ó wàá wù báyìí iná ní kíní iná ní kíní báyìí ẹ ẹ mọkùnrin ní tí ó jẹ́ kí ọ̀rọ̀ ọkùnrin ó yé yín ni pé tẹ́ ẹ bá máa tán pè ní alápàtà èèyàn mélòó lọ́wọ́ alápàtà ń bì ah, subhanallah ẹ̀yìn bá alápàtà àwọn tó máa pa màálù tà wọ́n ń pè lálápàtà tó bá ti rí màálù tó bá wo màálù báyìí ẹ̀ mọ̀ nǹkan tó máa wò lára rẹ̀ ní ah! tọwọ́ mi bá tẹ ilé yìí iye ẹran tí ń yọ ní ara rẹ̀ bọ́kùnrin sì máa ń wo obìnrin gbà níwọ̀n. láì mo rí ìkànnì náà bàbá wa general ni general retired general ilẹ̀ army láyé ìgbà tí general ń jẹ́ general àwa pàdé kan àpàdé lóde kan lẹ́kọ̀ọ́ yìí náà ni ìyàwó ìfẹ́dàkọ̀ wọn ni ìyàwó wọn wá gbé ẹ bíi pọ́ọ̀sì kan tí wọ́n ọ̀rọ̀ táwọn obìnrin máa ń gbé o wọ́n wá gbé lọ́wọ́ ní lórí ẹ̀dá kan ọmọ fẹ́ lọ́dọ̀ wọn bàbá àwọn awò mi wọ́n ní ah we need this marriage business so na me dey call back career now ó di dandan wọ́n kárí rẹ̀ ní tẹ́rì màwádà nígbà tí nǹkan bá ń dùn rahma nígbà tó bá fẹ́ kàn ó wò pé ah tọ́ eh, àbílí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o ní sọ ọ́ onítọ̀ bá sọ ó tó bu petrol sí nánu pé eléyìí tí ń ṣe ṣe kíní yìí bàbá dà á lẹ̀ fún nísìnyí nísìnyí ọmọ sunkún yìí wọ́n hmm? wàá ṣe pẹ̀lẹ́ ẹ wò ó níjọ́ kan àwọn àlejò kan wá oúnjẹ ńlá nẹ́gbẹ̀wá Muhammad wá wọ́n wá wálé. aisha lọ yẹ kó sí radiyallahu ta'ala anha ló yẹ kó sí wọn lálejò anabi pè é kódà kò dáhùn anabi wa pè zainab pé dákun àwọn àlejò yìí bá ń ṣe wọn lálejò zainab wa lọ dáná lọ se gbogbo ẹ̀ àṣẹ aisha bọ́ síbi kan tí ń wò ó. bó ṣe rí i pé ń gbé oúnjẹ lọ báwọn àlejò báyìí ó ti Zainab àtóúnjẹ o àtàwo àti gbogbo ẹwọ àfihàn rangada gbogbo ẹ bá dalẹ̀ lójú àlejò ilé ànábì ìyàwó ànábì kí ni ànábì wa sọ ànábì ni ẹ má dá lóhùn ìwà ayé ayé Aisha ó wú ní dàá àmọ́ alubarika ń bẹ ń oúnjẹ yìí anábì fúnra ara lọ kó oúnjẹ ó ní ẹ jẹ oúnjẹ yìí ni àlùbáríkà ń bẹ ń ìwọ Aisha sórí àwo Zainab tó fún ọ̀dàwó rẹ padà nígbà tọkàn bá wálẹ̀ mo bá pé ni ah, obìnrin ọlọ́run ní inna fi dhalika tẹ bá ronú lórí eléyìí tẹ́bílẹ̀ ń su ilẹ̀ mọ́ òun yọ òun wọ̀ kó lè máa rí bẹ́ẹ̀ náà lọ kí sọ gbogbo àgbà náà lẹ́wọ̀n ṣe màjà màjà my sweetheart my ìjọ mi ń bẹ̀gẹ̀ ẹ̀ mo pé kí ló sweet nù wọ̀ yìí gan yóò sweet kankan by bitter kola. na bitter leaf ah tó yẹ pé swíìtì kan ló jẹ́jẹ́ kíkan náà nípa kò ní pẹ́ pá yẹn pọ̀ máa ti mú nǹkan dúdú fi àgbo jẹ̀díjẹ̀dí bí efinrin bí ewúro bí orógbó bí múrù bẹ́ẹ̀ lè yóò fi pẹ́ láyè yóò bá ṣe bẹ́ẹ̀ náà ṣe wá ọlọ́run bá gbé márẹ́jì kalẹ̀ as an institution fún nǹkan mẹ́ta sakina òun ni àkọ́kọ́ ìtàṣkùnú ilẹ̀ ìhà kọ́ ronú kọ́ lọ lé kínú rẹ̀ sì máa dùn láìláha ilẹ̀ ah! pé ilé ni lọ yìí. Ah! ìyàwó mi wà nílé ah! olùkọ́ yóò ti máa retí mi Allahu akbar kabira ah, ah. kódà bí o tiẹ̀ dáná bí o tiẹ̀ tí bá tiẹ̀ ti rí báyìí mo ti yó. òun ló ti máa retí rẹ̀ bó o dé kò ní sùn. bọ́ wá ti gbúrò wípé ó kù díẹ̀ kó dé ẹ máa wà nábì o ó ní tẹ́ ẹ bá lọ rìn àjò ẹ gbọ́dọ̀ wọlé lálẹ́ ẹ sì gbọ́dọ̀ wọlé láì fáwọn ìyàwó yín pẹ́ ń bọ̀ kí ló dé anábì ní wọn fẹ́ kẹ́ ẹ ríyàwó yín bí ò sí ní dùn mọ́ sọ fún kó múra kalẹ̀ kó kàtíkè ẹ́ láìla ìlàlá à ń kẹ́sẹ̀ o ah, ọlọ́run àwọn ìyá wa wọ́n mọ̀ bẹ́ẹ̀ sí máa dirí wọ́n bá dirí o tán wọ́n wà á la báyìí bígbà tó sùpá là ni wọ́n tún wá mú àdé àgbọn wọ́n fi sí báyìí táwọn bàbá wa bá dé wọ́n gẹ gèlè báyìí wọ́n gẹ gèlè lọ́nà tó fi jẹ́ pé wọ́n mọ̀ ẹ́rí kí ni kí wọ́n mọ̀ ṣáì báyìí eléyìí lọ́nìkan lọ́mọ̀ àti ẹ̀kúkú mọ́rú eléyìí tó ń ṣe sẹ́kìnà ó fi lọ́kàn balẹ̀ tọ́ba dé tọ́ba rojú ó sọ fún un pé à kò sí ojú ríro ń bì í kò sí tọ́jọ́ báwọn nù gbèsè ayé rẹ̀ ẹgbàgbé nǹkan tí Khadija ṣe ànábi dé tí ń sọ pé zẹ́mìlúni zẹ́mìlúni dẹ́sírúni à ó ní fọkàn rẹ balẹ̀ ọkọ mi àgànjú bí lárúbáwá bá máa kíra wọn a ní ọkọ mi àgànjú kò sí tí ó ṣe ọ kò sí aburú kan tí ó ṣe ọ ah ṣe bí ọlọ́run ni ọlọ́run ò tiẹ̀ nífa burú kan ọ ni èèyàn dáadáa ni ọ òṣòkùn ẹbí ọ̀sàánú aláìní oúnjẹ gbé àgbà ọ̀tọ̀ àsìkò ti tó kó tọ̀ òun ló fi ọkàn nẹ́bì balẹ̀ pé kò wó mọ́rò bẹ́ẹ̀ kọ̀sá burúkú ọ yàtọ̀ sí ẹ̀yẹ́ ẹ̀dàkùn ẹ̀dàkùn ìgbọ́lẹ̀ tí ń bọ̀ kí wọ́n fún yín jẹ ẹ́ ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀ẹ́bá ìwọ lọmọ ibi tó ti mọ̀ tó ti pó wọ́n lọ kọ́ kiri ìwọ lọmọ àwọn tó rí <laughs> kíyàwó máa ọkọ kínú máa dùn mi dé náà kínú máa dùn a sọ pé kódà oúnjẹ ńlá máa ń bá àwọn ìyàwó rẹ̀ jà kò sí ìgbéyàwó tí ò ní èdè àìyedè láyé ọlọ́wọ̀n ọ̀dá ìgbéyàwó náà. ẹlẹ́ẹ̀kejì ni mọ̀wádà àjọ máa ń tọ́jú ara wa ni bóbìnrin ṣe ń tọ́jú ọkùnrin lọkùnrin ń tọ́jú obìnrin tó bá jẹ́ pé ńgbà tá à ń fẹ́ra wa bá a ṣe ṣe síra wa náà la maintain ni. Ah, ilé ayé yìí ó tó jù báyìí lọ àmọ́ kí ló dé ó tẹ̀lé mọ́ tó bẹ́ẹ̀ nítorí ojú ń tì mí gan wípé àwọn bàbá wa jókòó wọ́n ti jókòó látàárọ̀ àmọ́ nǹkan tí mo fẹ́ sọ láti ka ilé ilẹ̀ ni pé kí ló wá dé tí n tó dùn tó báyìí tí fi máa wá kan Ah, nígbà tá ànábì ní ẹni tó burú jù nu yín òun làpọn nu yín ẹni tí ò níyàwó ní wọn ń pè lápọn o ẹ̀yin àpọn mélòó lẹ mẹni ẹ náwó ah, wọn ti jú ẹ̀yin àpọn tù mélòó lẹ mẹni. àwọn àpọ́nbìnrin wọn jẹ́ àpọ́ntù ọlọ́run ṣàánú wa ẹ wò marriage ẹ́ ó yẹ kó so wá pọ̀ kó so àwa méjèèjì pọ̀ kó wá so wá pọ̀ mọ́ ẹlẹ́dàá wa eléyìí ni wọ́n ń pè ní connection bọ́ ọ bá gbé cellphone lọ́wọ́ tí ò sí connection bẹ́ẹ̀ kí láǹfààní rẹ̀ ẹni expensive phone àwọn kò ní connection kò sí network ń bẹ kò sí data ń bẹ kí ni nfààní rẹ̀ kí ni máa ba connection jẹ́ àti ìpìlẹ̀ ni nǹkan méjì ń bẹ ikhlasu níyà wal mutaba'a obìnrin tí ń pariwo lẹ́ẹ̀kan tí sọ fún yín o ó ní ọlọ́run sì rá níyàn mi o àníyàn rẹ̀ lè dáa kó mọ̀ sí mùtábà àní bí àníyàn rẹ̀ dáa kì í ṣe garanti fún anything ó rìn bí wọ́n ṣe ń rìn ó tọ̀ bí wọ́n ṣe ń tọ̀ ni àníyàn rẹ̀ dáa ọlọ́run lè sọ ọ́ lẹ́sàn àníyàn àmọ́ pé ọ́ get result ò ní get result ẹnìkan náà tó sọ wọn ní kí ló dé tàbí fẹ́ra wa gan-an táwọn ọmọ bá fẹ́ tó bá wá bá mi fún counseling tí bá ní kí lóore tó fẹ́ fẹ́ra wọn wọ́n ní Allah lillahi wa li rasuli for the sake of Allah I'm marrying for the sake of Allah mo ní ẹ̀ẹ́ àwàdàkọ lílá ní lílá mo ní how do you mean what do you mean by for the sake of Allah ní I'm just marrying for the sake of Allah ah yes and I mo like spirit rẹ but mo ní brother kan o tó bá ní sister tó brother náà wallahi good brother excellent ọkọ kàwé o iṣẹ́ bíríkìlà ló kọ́. But if you are looking for good brother, excellent brother, <laughs> Imam. <laughs> Ah, ah, Imam, how can you say that now? So you can't marry somebody for the sake of Allah and to marry for the sake of Allah ye, check ní ti she say until ti ń six figure salary for the sake of Allah indeed. ní but imam you know we will not be compatible now you will not be compatible for the sake of Allah but to bá ti jẹ́ good looking ó ní beard kì í ṣe bí tiwa yìí kì stars of fata you know pender grass you know pender grass huh? tall dark handsome very romantic. ńgbà tó wá fàwọ̀rajà tán àwọn ń kígbe ọlọ́run ń kígbe yá lórí rọ́ kò sí connection tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gba ọ̀ni ẹni ba bá lọ Saudi rí àwọn aráàlú kan wọ́n máa wá ta fóònù ẹ̀rí big phone báyìí ẹni ha ah, ó chip gan o ó chip the same thing ni Samsung ni. Samson ten ni ah! wọ́n bá ní wọ́n lè sọ pé o five hundred riyal wá kí ni ẹ chip gan o ó dìgbà kan bá délé kó tó mọ̀ yìí pé FM radio lọ́ra so ìgbà òun lọ́wọ́ sọ fún ọ̀gbẹ́ ọlọ́run mo sì rí pé ájì mo wá sí o àníyàn ni mo sì fẹ́ ra fóònù ni o ẹlẹ́ẹ̀kejì gbogbo marriage àkọ́kọ́ marriage tí o bá ti connection bẹ́ẹ̀ even if there is gain there will be pain ọ̀pọ̀lọpọ̀ torí ìmáàmù mọ́sálásí kékeré làwa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó ń fẹ́yàwó tó ń lọ́kọ kì í ṣe torí nǹkan míì ninety five percent reason ni sex a ní àwọn ọ̀fẹ́ ṣe zìnà ọba ṣe zìnà kó jóná àìfẹ́ ṣe zìnà ò tó kò lè sustain marriage kò sí companionship ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kó wọlé kí wọ́n wọ yàrá kó jáde lásọ kóbìnrin ó dáná lẹ́yìn pé wọ́n sùn kó dáná kò sí wúlò míì kò wúlò fún nǹkan míì lọ́dọ̀ tí wọn pọ̀ ní irú márẹ́jì yóò sí ní di pain kò sí compassion kò sáàyè láti máa itemize now kò sí compromise you don't meet one another halfway kí ni wọ́n ń pè compromise gbogbo tó fẹ́ ò ní rí ò ní gba gbogbo ẹ̀ ó rí sọ̀rọ̀. gbogbo tó náà fẹ́ yọ da tọwọ́ rẹ lẹ̀ ìwọ náà da tọwọ́ rẹ lẹ̀ ẹjọ mítara yín láàrin inú yóò sì dùn kò sí compromise nínú ọ̀pọ̀lọpọ̀ marriage then ọ̀pọ̀lọpọ̀ wa là expect perfection màláìkà la rò pé afẹ́fẹ́ lọ́kùnrin lóbìnrin wàláì kò sí kankan níbi kankan a manage ara wa ni a sì máa manage àmọ́ mánéjì ara wa náà ni o ìfẹ́ sọ kínní lójú àwọn ìyá wa tó ẹ má gbọ́ nǹkan tí ń sọ o ẹ rí ọkùnrin bínú o ọkùnrin tó bá tó ọkùnrin kò ní bínú kì í bínú àmọ́ yóò ṣe bí ìgbà kó òun bínú yóò ṣe bí ìgbà tó òun bínú tọ́rọ̀ bá ṣẹlẹ̀ yóò halẹ̀. Kini ni nfààní ọkùnrin tí ò lè halẹ̀ ọ̀dà ìhalẹ̀ but ọmọ mọ ara ìgbà tí ìhalẹ̀ ó bá mú kí ìgbà ni o ìjọ tó da ìhalẹ̀ bọ̀lẹ̀ tó bá jẹ ẹ̀ ẹ̀rọ akọjú nkọrọ ara ẹni <laughs> ní ẹ̀rọ àmọ́ tó bá halẹ̀ mọ́ tó náà halẹ̀ mọ́ ya jẹ́ǹtù fún ọlọ́run tó o bá jẹ́ǹtù fọlọ́run ọ̀tẹ̀ bọ́kùnrin ṣe máa bínú nù wọ́n wàá bínú débi wípé <laughs> ẹja sọ nígbà míì finally tá a bá ti fẹ́yàwó àbí tá a bá ti lọ́kọ a ti stop láti máa láàyè Allah ó di ọkùnrin tí ọmọ fìlà gẹ̀ẹ́ ọ̀gẹ̀ fìlà tí àwọ̀ rẹ̀ náà wò yí pé ah alhamdulillah ọkùnrin lélẹ̀ ìfẹ́ sọ̀rọ̀ ti àwọn ìyá wa torí wọn máa ń dírẹ̀sì dáadáa o tó bá wà nulé báyìí aláwọ̀ àpà èèyàn tẹ́ gbọ́dọ̀ rí wọn nulé ni wọ́n dírẹ̀sì dáadáa tí ò dáa and finally ìgbéyàwó tí ó bá ní forgiveness sẹ́rí default mode ní pé a ṣẹ̀ra wa that is the default mode á ṣẹ̀ra wa so ready láti forgive many times ìjọ tí ó bá ti sí forgiveness mọ́ marriage ti tán pain ti bẹ̀rẹ̀ ọlọ́run wa bẹ̀ ọ́ ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أقول قولي هذا واستغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين من كل ذنب واستغفروه إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين التكبير التكبير جزاكم الله خيرا